يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على خير خلقه محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه الذين اصطفى adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì Ọlọ́run tí a jí sọ́nà bá síwájú rẹ̀ ní àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún àwọn sàábé rẹ̀ bá ní yọ́nú sùn rẹ̀ Ọlọ́run bá àmín látorí wọn ìyọ́nú ní abẹ́ àkọlé gbogbogbò asíyásẹ́tú al-islam wal òṣèlú islam àtàwọn musulmi politics islam and muslims gbogbo àti aláǹfàní àti gbọ́wà lánàá a fi ẹsẹ̀ ìjẹ́ olórí rinlẹ̀ láwùjọ mẹ́ẹ̀dẹ́yàn látàyà náàbì adam alayhi wassalam ó sì jẹ́ ìlànà kan ìlànà òṣèlú tó yàn pé ká darí ìlú ká darí ayé ká lètò lórí gbogbo nǹkan súnà ni ọgbọ́n ni ká lètò lórí gbogbo nǹkan súnà ni súnà tún kàwọníyà súnà tún kàwọníyà tún àdámátọ́lọ́ dámà gbogbo nǹkan ni Allahu Akbar lọ́fi gbogbo nǹkan sórí ètò ọlọ́wọ́ bá kò sí nǹkan tó gbé kalẹ̀ tí ó wà lórí ètò sánmàrí orí ètò ni ẹwùsátò rahman ẹ̀rìgbà tọ́nà bá bẹ̀rẹ̀ súra yìí a rí pé ó gbé àwọn nǹkan sórí ètò ilẹ̀ orí ètò ló lórí afẹ́rẹ́ omi oòrùn òṣùpá lọ́nà ar

Eh, ìràwọ̀ àti igi wọ́n fòdíbalẹ̀ fún Ọlọ́run wàsàmà àrọ́fà àhà wàwàdọ̀ alìmìzà Ọlọ́run ló ń gbé ga o ló sì gbé òṣùwọ̀n kalẹ̀ lórí gbogbo nǹkan wàwàdọ̀ alìmìzà òṣùwọ̀n Ọlọ́run ọba ní pé ní mìzàn rọ̀bánì fil mizan Ọlọ́run ní ìtò ń gbé kalẹ̀ mọ́ kọjá lẹ́lẹ́ lórí gbogbo ọ̀kan bọ́lọ́n ṣe gbé sínú gbogbo tí jẹ́ ẹ̀dà Ọlọ́run kódà tí tó kéré jù ní ẹ̀dà Ọlọ́run ní a ní ìlànà àkóso ni wọ́n ní àkóso ní kan kòkòrò kan termite a wà lọ fọ́lé ẹ̀ hmm. à ń wá ọba kan lọ Allahu Akbar ó ní máa sanra tí ó yíò gbogbo àyíká ẹni security wà àwọn tí ẹnu wọn mú yẹn tó gbogbo bá di eyín mẹ́ ẹ̀jẹ̀ ni Allahu bí kan sọ wá kéré tó yẹn pẹ̀lú ọba tí ẹni ní ẹbí ń tọ́ga Allahu ètò ìjọba tí wọ́n nù wọ́n ń pè kòkòrò kan ní ìkàmùdù àmọ́ tó ní ọba wọn ni ó wà níwájú olórí wọn tẹ́bá ti fẹ́ dàgbésẹ̀ ayé wọn rú sáàmù olórí ẹ̀kó wọ́n ma sí bárabàrá káàkiri tí wọ́n ma wá kí Allahu Akbar Allahu fi wa ká má ní kàkún pẹ̀lú ẹ̀ ká ṣe kọ̀kan mí sí ẹ wo sọ́tò námúlì nígbàtọ̀lọ́ọ̀bá alékẹ́ọlá tí ń sọ́ta anábì Suleiman tó ń sọ́ta rẹ lọ nígbà tó débi kòkó lè kòkòrò àwọn àwúrùgbẹ̀ pẹ́tọ̀nà bá sọ hatta idha atawu ala wadin naml nígbàtí Suleiman lọ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ọ ń bẹnu wọn àlìjẹ̀nú

olóṣọ́bá ìpé yá ayyuhannam mọ́ gbogbo ẹ̀yin kòkòrò àwúlẹ̀ pátá udkhulu masakinakum ẹ máa wọnú ilé yín ẹ máa wọnú ilé yín ẹ máa kó sínú ilé yín ẹ máa kó sínú ilé yín ẹ máa kó sínú ilé yín la yahtimannakum sulaimanu wa junuduhu kí Sùlèmánù àtàwọn ọmọ ogun rẹ̀ kí má bà tẹ̀yìn rẹ̀ wa hum la yash'urun tí wọ́n sì ní mọ̀ pàntẹ́ kankan Allahu akbar. Kátó kátó síjú àyà wọ́n ti wọlé. Allahu akbar. Olórí wọn lọ́pàá sí fún yẹn. Námúlà tó. Nígbà tí àwọn kòkòrò tí a ń ló lórí tí a ń gbọ́rọ̀ sí wa lẹ́nu àwọn èèyàn wá ń kọ́. Allahu akbar. Ọ̀tọ́ tó wá kòrò adé Mùsùlùmí lẹ́mọ̀kọ́ ọ̀rọ̀ olórí kẹsẹ̀ kékeré. Tẹ́bà tó wá wó sàlẹ̀ súra yẹn, ọba kan inú àwọn ọba obìnrin mọ́líkàtù saba tí a nábi suleiman kọlẹ́ta sí ewu ètò àkóso rẹ̀ ọba yìí kèfèrè ni o lọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ à lórí ilẹ̀ ayé kèése ẹ̀sìn kan ló ní kèése ẹ̀yà kan ló ní gbogbo ọmọ ẹ̀dẹ́yìn àti àwọn ẹ̀dá ọlọ́run kéètò lè bà lọ ni Allahu Akbar nígbàtí ó lẹ́ta Suleiman إنه قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم ẹ̀rí ẹyẹ udhud ó ní Suleiman wáti kọmọ bí ó lọ wá wá títí títí bú ní ah ẹ tí mi ò ah tí mo sì ní sẹ́ tí mo fẹ́ ẹran báyìí ọmọ jìyà o tàbí kí n pa àbí tó bá ti pọ́ bá ní àwíjàre lókù ẹyẹ wá dé ó wá fún ní information mo rí ọba ọbabìnrin tí gbogbo ayé wólẹ̀ fún nílùú ẹ̀ hmm. ah, ọba náà hara ń ta ní ẹ̀dá ó ní àga ọlá kan ó jàga ọlá rẹ̀ lọ ṣùgbọ́n wà kọlẹ́ta ó wá fún ẹyẹ yìí lọ jùláì tàí sáàrin wọn kó wá dúó kó gun tí wọ́n fẹ́ ṣe Allahu Akbar ó sì gbé lẹ́tà níjọ́jọ́ tí sí àǹfí ìwọ́násẹ́ ẹranko ní àfihànjọ́ náà lọ ọ̀làjú náà ọ̀làjú àkọ́kọ́ nù ẹ̀yẹ udúwùdù mú lẹ́tà lọ ó sì jù sí ààfin ọba ọba rí lẹ́tà ó pẹ àwọn àjòyẹ ẹjọ́ fún àkóso ìlú náà ń sọ yẹn qalat ó ní mọ́ pé ẹ̀yìn èèyàn ńláńlá tẹ́m̀bẹ̀ láàfin inni ulqiya ilayya kitabun karim mo mari ti mo mari ìwé kan ti anju sí mi ìwé ìwé àpọ́nlé ma ni mo kan mo kan ba nbi na ni innahu min sulaiman lẹ́tà ilé ọ̀dọ̀ sulaiman ló ti wá wa innahu bismillahir wọ́n bẹ̀rẹ̀ lẹ́tà pẹ̀lú ألا تعلوا علي وأتوني مسلمين. Ìdí bẹ́ẹ̀ inú lẹ́tà náà ni pé ẹ̀yin tí mo kọ lẹ́tà yìí sí bẹ́ẹ̀ bá ti ka lẹ́tà yìí ẹgbẹ́ ọ̀sẹ̀ gbéraga. Hmm. Allahu akbar. Ẹ máa bọ̀ lẹ́yìn tó ti gbà fani, tẹ́ ti sọ̀rẹ́ndà ara yín, ó ní ti mẹ́nu lẹ́tà nù ọkọ̀ lẹ́tà sẹ́n pé olórí ìlú tó rí lẹ́tà tí a fi threaten ìlú inú ètò àkóso fún security ìlú a pẹ àwọn èèyàn láńlájọ ìjájọ foríkorí búlá ń lọ náà qalat ya ayyuhal mala ó lẹ́yìn èèyàn ẹ̀yin dẹ́ ń bẹ láàfin èèyàn láńlá أفتوني في أمري ما كنت قاطعة أمرا. mo kẹ́kẹ́ bá ń dá sí ọ̀rọ̀ yìí ẹjá sí àpérò ẹ mọ̀ yí pé ń jọ mo ti ń bẹ lórí àga yìí mi ò dáṣẹ parí. hatta tashhadun. ṣe fi dá sí. Allahu Akbar. ìlànà ètò ìṣèjọba rere On ń láti carry along síbẹ̀ lórí lẹ́ni òfin wo ni wọ́n ṣe ní stéètì wa òfin náà ṣe lórílẹ̀-èdè wa tí a jẹ́ jẹ́ káwà ará àlúdá sí àbí kangarú hmm. gbogbo ẹmbá fẹ́ ṣe ìjọba rere ìjọba tàà tó ń sọ yìí sí ìjọba mùsùlùmí pọ́nbélé ẹlẹ́bọ òrùn ló ń sìn Allahu Akbar òrùn lọ́lọ́ọ̀bá tí wọ́n mọ́tò ti bẹ́ẹ̀ wọ́n ní ìlànà ètò ìṣèjọba tọ́lọ̀ bá ń sọ̀tẹ̀ fún wáyé ó dẹ̀ bá ń dá sí ìjọ mo ti wà lórí àga yìí mi ò dáṣẹ parí wọ́n ní àgbàjọ láàfin sọ́yà ọwọ́kọ̀ gbẹ́rù dórí ẹ̀rì igi kan kìí dá igbó ṣe ìyẹn náà pèlé tó jọba al-musharaka kí gbogbo kálukú jọ dá sí ẹwà gbọ́ ti bèèrè ẹmà pé mẹ́ẹ̀dọ́rọ̀ mẹ́ẹ̀dá sẹpa ẹbá ń dá sí kí lè sí àwọn èèyàn qalu nahnu ulu quwwa ó ní ẹ̀rí wọ́n lẹ́ẹ̀rí ọba lẹ́tà yìí lẹ́tà threatening àwa ní ìsọ̀lẹ̀ qalu nahnu ulu quwwa alágbára ni wá pa agbára lẹ́rùn àwa náà lágbára wà úlùbá sí ṣadì lẹ́yìn náà sì rá ní nǹkan ìjà wal amru ilayk ìgbámú wa bàbá gbá àyàn mú àà àwa náà mọ́ dá fojú àwọn èèyàn ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ adá náà padà sọ́dọ̀ ẹ̀ fàǹzúrí mẹ́dá tàmúrí ẹ wò fọ̀rọ̀wérọ̀ Allah akbar give and take take and give hmm. olórí àtàrà àlú ara tẹ́ ń pè síyásà ní politics ọba abẹni kí ló ṣe politics politics ni ètò darí ìlú wàhálà dé ẹba ń dá sí Allah akbar wọ́n wá dá padà pé tó aláṣẹ ní ẹ wọ́n ipógun lọ bá fẹ́ kájà àrẹ́dì hmm. ẹwà gbèsè قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها ó ní tóun lẹ́tà yìí ó jù bẹ́ẹ̀ ṣe ròí lọ àwọn alágbára nù mùlúkù hmm. nílẹ̀ mùlúkù nílẹ̀ mùlúkà àwọn alágbára nù dájú àwọn alágbára إذا دخلوا قرية tí a bá wọlú ìlú kan أفسدوها wọ́n má bàjẹ́ ni Allahu Akbar àgbọ́jọ wọn wọlú kìí pé ẹmọ bọ̀ dẹ́bà rẹ̀ ṣe ìdẹ́bà rẹ̀ à nǹkan rẹ̀ kọ́ kò tí parí wàjáàlù àìzàtà àhìlíhà àzílá àwọn èèyàn yìí bẹ̀ táwọn alágbábá wọ̀lú wọ́n á sọ dẹni àbùkù ẹnà ẹwò Iraq Allahu Akbar Saddam ẹsẹ̀ kékeré tí wọ́n á yẹpẹrẹ Saddam tí wọ́n

wàkàdálíkà yaf'alun ní a ṣe máa ṣe inú iṣẹ́ wọn nù ẹ̀rì Russia ní ìsìn pẹ̀lú hurricane kí náà dẹ̀mù bẹ́lọ Allahu Akbar hmm. nǹkan ti bàjẹ́ ìsìdónà wọ́n ń bá àwọn nǹkan jẹ́ lọ mtalakat nǹkan a ní aláìpẹ́ yìí ọ̀kanú tí ọlọ́ni ọ̀rá àgbàlagbà ní àfáà ni òun àti ìyàwó àtọmọ ní jáde ọwà ń bá ayé sọ̀rọ̀ pẹ̀lú èdè Lárúbáwá ó níbẹ̀ sí ń wùwá ì a ní nǹkankan jù bá ṣe wáyé lọ Allahu Akbar a nílé o a níran o a ní Allahu Akbar aṣọ tí mo wọ̀ sọ́rìn tí ìyàwó àtọmọ wọ̀ sọ́rìn ò nìkan náà lọ́wọ́ in tó kùkù náà ni ọlọ́ọ̀lọ́un Allahu Akbar àdó tí ọlọ́run ló kù omi fẹ́ lè máa jáde lójú èèyàn anílé níra hmm. tí ó wá sí sẹ́mìlẹ̀ kanáà torí díẹ̀ láfírí ìyẹn láàfin wo tí a ń pè ní ètò ìṣèjọba ọlọ́ọ̀bà ilẹ̀kọ́lá gbogbo nǹkan pátá èyàn jẹ́ mùsùlùmí o èyàn jẹ́ kèfèrí o gbogbo ẹ̀dọ́ ọlọ́run ló gbé lórí ọ̀rọ̀ àkóso ìdá ń pè ní ìdára siyasa ká darí ká ṣètò tẹ̀dbírù ṣùhún gbogbo tó jẹ́ àfíàs ká mójútó sunnatun kauniyya sunnatun kauniyya súnnà tọ́lọ́wọ́ bá fi lọ́tẹ̀ lórí gbogbo nǹkan ni tí ó ṣe fi ṣeré ilé o náà ni àwọn kan tí a fẹ́ kí ó wa gẹ́bí mùsùlùmí ẹ rí asọ́fà yí pé làbúdà min mafahim أو مفاهيم لا بد منها مفاهيم مفاهيم لا بد منها àwọn àgbọ́ ìtẹ́ àgbọ́dọ̀ mọ́ ní tàbá fẹ́ gbàgbọ́ yí ọ̀rọ̀ ta fẹ́ sọ àwọn àgbọ́ ìkẹta àgbọ́dọ̀ mọ́ ní tí a ń pè ní mafahim asasiya mafahim asasiya tí pé kò gbọ́dọ̀ mọ́ yíwa ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ politics tàbá wùlé ni inú nǹkan tá ń pè ní fíkì dọ́ọ̀lá àwọn fíkì síyàsà o náà ni àgbóyé bá a sí tòlú àgbóyé léde wọ́n láàrí pé kọsùrà fíìlì musulmi na kàfíra ni filazilmina ti alakhira wọ́n láàrí pé ní òde òní àwa musulmi òde òní akẹsẹjárí mẹ́ àlámójútó ẹ̀ tó wọ́n ní wàlàmìwòtó haqqahu wọ́n lákọ̀ọ́kọ́ ààfúnlẹ́tọ́ ẹ̀ àwa mùsùlùmí òde òní ààfún ìlànà ìjẹ olórí ìlànà òṣèlú ààfún ní ẹ̀tọ́ ẹ̀ inú àwọn ẹ̀tọ́ dáa fún mínàlìbà ààsìwádìí ń pẹ̀ tó tẹ́nà bá ń wo àwọn àwótáwọn èèyàn bá masalasi masalasi ò lè gbà lórí ọ̀rọ̀ àwẹ̀ ìjẹ́kọ lórí ọ̀rọ̀ sàká ìjẹ́kọ lórí ọ̀rọ̀ ají kódà ìjẹ́kọ lórí ọ̀rọ̀ àdúà àdúà wà zikir rẹ̀gẹ̀dẹ̀ ní pé kí èwo a ma dàmú ni afá hmm. mi ń bẹ ẹjọ́ jídílé ayé tí a ń rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ a mẹ́rin bẹ́ẹ̀ kò sí tíra politics mẹ́rin péré ní library wọn àṣíwádìí ẹ̀tọ́ bákanáà wọ́n ìṣìhàd àti ká máa gbìyànjú ká máa ṣe fàtíwá lóòrèkóòrè lórí ọ̀rọ̀ òṣèlú àgàgàbó ṣe yìí ọmọbẹ̀nà mùsùlùmí lè ní tàbá ń sọ̀rọ̀ òṣèlú ìbíẹ́sà wà náà ní pé àbí kálásì òṣèlú ṣẹ̀ríà láìṣẹ́ kankan òṣèlú ṣẹ̀ríà ò lè wà case automatic it is not automatic والذين جاهدوا فينا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ọlọ́run jẹ́ bá sàpásójú ọ̀nà wà láfọ́nà mọ̀ الذين جاهدوا فينا ẹni tó bá gbìyànjú inna allaha inna allaha la yughayyiru ma biqawm hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ní yá wọn àjọ kan padà ojúbọ́ta tó jí padà nú ẹ̀mí ara wọn Allahu akbar ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà lóde òní nípa òṣèlú wọn àmójútótó wọn àsọlọ́rọ̀ wọn àsínífàtíwá wọn àkọ́ sínú tíà ọwọ́ ajẹ́ kálùkọ́ ma ṣe tó wù ẹ̀rẹ̀ àfi àwọn agbègbè míì tó yàtọ̀ sí yẹn ní àti gbìyànjú wọ́n àjọ àwọn àfáàwà jọun àfáàwà jọun gbìyànjú wọ́n lé ní náà ń gbò di pé àwọn afákan wá ń dìde tí a ń pè wá sí àwọn nǹkan wọ̀nyí bá wọ́n ní alìsílámù síyásí ẹ̀rí ìsìláàmù òṣèlú islamic politics politics politics tẹbàgbẹ́ ìkọba ń parí òṣèlú àwọn afẹ́sìn ah àwọn olóṣèlú nù àwọn olóṣèlú nù political scholars ẹ̀rí níbi tí a ti lo ẹ̀yìn dé torí díẹ̀ lábínbò látà sí àwọn àgbóyé kan tó gbẹ́jọ́ bá ti sáwọn àgbọ́yé yẹn ọ̀rọ̀ òsìlí yóò ní lójútú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n òdó sójú kọbọ́rọ̀ gidi ó di di kọ́ìdà kan lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní la yunkar tagayul hakam bi azmina wala mukina kọ́ìdà kan ni wípé a gbọ́dọ̀ tako òfin ṣe yí ìdájọ́ tó yípadà látara ìyípadà àsìkò àtàyè àwọn àfáàwà àjọ wọn lè rí ìlànà òṣèlú bá kan lásìkò wọn ní ìtọ́jẹ́ tásìkò wọn kọ́ ipé lásìkò tí wá yìí ọ̀tọ̀ ní báwo ṣe rí ní ìbámu táà ń bá yí a lè máa sọ̀rọ̀ democracy ní ìsìn ká máa wá wá fátíwá ẹ̀yìn bónúkẹfẹ́ pé kí wọ́n sọfà lórí democracy àwọn bá àti àmì lásìkò ní wọ́n mọ̀ tí jẹ́bẹ̀ àwọn ọmọ wọn gbọ́n orí ṣùgbọ́n àwọn kí náà sọ lẹ̀ ń jọ ní àsìkò wọn kí lọ́jọ́ nìsìn ní àwọn nǹkan tí a ní bùkátà sínú àwọn àgbọ́yé kámọ̀ yí pé ó yàtọ̀ síra wọn àsìkò yàtọ̀ ayé yàtọ̀ pẹ̀lú gbọ́lọ́dọ̀ mítàtù ìlú sọ bá di ní ọ̀la lè tẹ̀síwájú أدنسو أدنسو بولا دا كذا دا بولا من ولا دانا آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر